afi àsìkò yìí afi dúpẹ́ fún ọlọ́run bọ́bọ̀ ọ̀wọ́ adúpẹ́ ní ẹ̀ka sí àpáyọ̀gbà àbẹ̀gbọ́dọ̀ wọn alhamdulillah gẹ́gẹ́ bí ètò sí àìwò ní ọdọọdún tá a máa ti sẹ̀mínà a ń pè rọ́mọdá sẹ̀mínà ó máa ń ní tíì ó máa ń ní topic ó máa ń ní ní gbogbo ó sì máa ń ní àkọlé tá sọ̀rọ̀ lórí ó sì máa ń ní nǹkan tá a bí tí ìmọ̀ ọdún yìí Ramadan ṣáàlù Islam oṣù Ramadan oṣù àtúnṣe oṣù àtúnṣe Eh, táǹpé ní reformation fún ìyẹn tó nǹkan ṣe àìwá tó nǹkan ṣe jẹ́ ọba bàjẹ́ ṣùgbọ́n nínú wá àṣìṣe mẹ́ka ṣe òun náà ni àwọn ẹ̀kọ́ yááyì táàbí bá àwọn ẹlò táàbí eré ọ̀pọ̀ nínú àwọn. eléyìí ni tí màá tọ̀pẹ̀ kí wọ́n ní àdá kí ni ẹ̀kọ́ bẹ̀tẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ náà ni pé agbé ìròyìn kalẹ̀ ìtàwíyà láti jẹ́ ìtanijí. Tàwọ́yà Mùsùlùmí, ìtàwọn Mùsùlùmí kí abẹ́ Great Awareness, ìtayé pé ọ̀dáàni súnmọ́ ìdí àkọ́kọ́. Bá a bá tiẹ̀ ti gbàgbéra tẹ́lẹ̀, a máa yẹ kí a tajé ìdí ẹlẹ́ẹ̀kejì náà ni láti jẹ́ kí ó tún hàn síwá sí ìdáhùnpẹ̀ ní fíkùsíà àgbóyá àwẹ̀ tí àwẹ̀ wọ́n yàtọ̀ pé àwẹ̀ wọ́n ń gbẹ́ ìrìnà gbà wọ́n ní gbà wọ́n gbà àgbà àwẹ̀ hàtà nà sọ́wọ́n sọ̀hìyàn láti gba àwẹ̀ ní àwẹ̀ tó dá àwẹ̀ àgbà pèlèfìkì pẹ̀lú àgbọ́yé fìkì ẹlẹ́ẹ̀kẹta tààlú ní gbéèdè kalẹ̀ o náà ni kọ́mọjẹ́ tàbí ha wàrìṣàdá ìtají ìtọ́nisí máa la yẹ́jù àlẹ́ náà kí ni tọ́jú ọ̀rọ̀ ilé wa lórí fi ṣàrọ̀ ọ̀bọ̀ nínú oṣù òmìnira òun náà ni ìwà ìbá na náà ọ̀bọ̀ ojúṣe wa sí ọ̀mìnira our duties our responsibilities towards God kílẹ̀ ìwé yóò ṣe wọ́n. Adéláyé olùwádé tí wọ́n lọ́ọ́ ìlú wà á máa lọ mọba àwọn oníṣe tí Ramadan mú wá tá a máa ṣe Ramadan gbogbo eléyìí tó náà lè àtúrẹ ìkura wá yọ tí Ramadan bá ń bọ̀ wáyé láti pé à ń ṣe Ramadan sẹmínà àbúrò àbúrò rẹ ọ̀dà àgbà ọ̀pọ̀ náà àwọn ṣe صلى الله عليه وسلم يبشر أصحابه بالقبول رمضان قل يا محمد إما قام لي يوم من رمضان السنة ولكن بشر بشر تبشيرا بشرته مدنين هو أن يعني من قام لي يوم رمضان الدين anabi wa maa wo yẹn wọnà tí bí sọ wọn kúrò ìṣe anabi nìyẹn yóò máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ Ramadan bẹ́ẹ̀ ni alẹ́ ìsàlùmọ́nù báárì ó nígbà tó di ìgbẹ̀yìn Ṣàbán anabi bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ oṣù oṣù rẹ̀ láti wọlé lọ ní o wọ́n bẹ̀ sí sọ àwọn nǹkan tí wọ́n lè ṣe nínú ẹ̀ àti kí ni àwọn aláàlá tí wọ́n lè rí tí wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí. látara àdéhùn yìí àwọn àfẹ́ẹ̀sì mú àwọn ẹ̀kọ́ kan jáde ẹ̀kọ́ àkọ́kọ́ ó ní ẹ̀kọ́ rọ̀mọ̀dáàlà ń bọ̀ àwọn àtàlẹ́ mùsùlùmí àwọn àfẹ́ẹ̀sì à ń pè ara àdúsákìsì à ń mú wọn yẹn múra lẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀rẹ̀ láti mú ká máa pèrè ẹni fún Ramadan ká máa exchange great ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta mẹ́rin ti mú Ramadan sẹ́mínà ká sì wá àsìkò àwọn Ramadan tó dé kìí ṣe àdáadáa ni wọ́n kì í kù kìí ṣe lọ́wọ́ pọ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn wáàsí akáyọmọsí náà lẹ́kọ̀ọ́ lọ ọdún kúrò dá wọn bọ wọn ní ọdàgbà bẹ́ẹ̀ sí lọ́dọ̀ ọdàgbà bẹ́ẹ̀ àkàṣe wáàsí lé lórí kùsì àwọn bàbá àgbàlagbà rẹ dáàsì yìí wọn ọkàn yìí bíi ẹgbẹ́ dáàsì yìí náà àwọn ọ̀dọ́ ní ọdún tí àdébẹ̀ ni wọ́n á rìn ọ̀dà sẹ́mi náà yìí àti yí padà àákàn sọ̀wọ́ kọ́lé èyí tó yẹ ká ló ṣe àtẹ̀símà tábàlì kọ́ rọ̀mọ̀dá sẹ́mínà ọ̀rọ̀ náà gbọ́dọ̀ wáyé níbẹ̀ tí ọ̀rọ̀ rọ̀mọ̀dá nà nígbà ìfẹ́ sọ́kọ̀ rọ̀mọ̀dá nà pọ̀ ṣe àmì ìyàtọ̀ ṣàlùmọ̀dá ọ̀rọ̀ kan pàtàkì sọ̀rọ̀mọ̀dá àdìsọ́nà àmì ìyàtọ̀ ṣìyàlùmọ̀dá pàtàkì gbígbà wọ Ramadan àlìfọ́tán yàtọ̀ ń bẹ láàrin oṣù Ramadan àwọ Ramadan tí a bá ti ẹnu bọ oṣù Ramadan ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ gẹ́dẹ́ tá a bá ti ẹnu bọ ọ̀rọ̀ àwọ Ramadan ọ̀rọ̀ bẹ̀rẹ̀ gẹ́dẹ́ lẹ́yìn náà fíkì síyà nínú kẹta lè sọ sẹ́ni Ramadan oh, náà ni fíkì síyà ó láti gbàwẹ̀ fíkì láti gbàwẹ̀ bọ́rántí ìnáṣẹ́ fíkì kẹta ṣe nígbà tí ẹ ní asáwòdé ìsọ̀lọ̀ ọ̀rọ̀ tí màá sọ ìdílé lógún ọdún àwọn abákan wọn láti Egypt táwọn mẹ́jọ náà lọ táwọn sọ àwọn àká táwọn arìnrìn bá àsìkò mọ́tẹ́lẹ̀ kótó mú kí ní ìlú dá bàtí mú gómìnà wa ìdáyà ìṣẹ́lẹ̀ ìdáyà tẹ̀sẹ̀ olùdóṣù nílò ìtọ́jú mọ́sọ̀ kálí mọ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti mọ gbogbo àwọn àwọn ilá ńlá ńlá ńlá nínú súnà nítorí wà rẹ̀ táwọn onípa ẹ̀sìn sí àwọn ọ̀rọ̀ yìí a àwọn àká àwọn ìdájọ́ ìdájọ́ ìdájọ́ tá a kó jáde parọ́mọdá nígbà tí náà àwọn àfa àtọ́wájọ́ náà wọ́n wọ́n pè ní Jamal àwọn tí a bá àwọn tí a bá tó gbogbo tíà dáadáa ẹni máa sọ dáńsọ. abẹ́rẹ́ sọ̀rọ̀ mọ̀dá ká sọ̀rọ̀ nípa nùsùlù kùránì rọmọdá sísọ̀kalẹ̀ àlùkùránì rọmọdá wákẹ́ ibi ìyá tuntun bówó ló lè sọ̀kalẹ̀ alimọ̀ ayéṣàtò alùpàlùkẹ́rì ìṣà rọmọdá nàìjíríà ìbá àlùkùránì lò ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àlùkùránì rọmọdá. Pick on itikaf. Bóòlù àti ẹsẹ̀ itikaf. Pick on zakat àti fẹ́tẹ̀. Bóòlù àti ẹsẹ̀ zakat àti fẹ́tẹ̀. Pick on dùwà wà dékè. Bí Ramadan àgbọ̀yé káàsì àdúrà arántí ọlọ́ Ramadan. Pick on ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fẹ́tẹ̀. Bóòlù àti sọdún ìtúnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkàlàkìyà ṣíà wọ́sọ̀ ìmí. Kí ni ìwà àwẹ̀? gbogbo eléyìí nínú nǹkan tó yẹ ká máa fi Ramadan seminar sọrí ẹ̀ ìka wa ń yà fún pápá Ramadan seminar ká wa sọ pé lẹ́bẹ̀ẹ́ ìdàwọ̀dà child of bringing ah báyìí báyìí ó ṣe kéde ó ti nà tàbí àyọkúmọ́tò rọ́ṣíà good governance oníbàdàn pẹ̀lú Ramadan seminar ìjọ leadership àkùrọ̀ àṣẹ wá sí ìgbà mìíràn a kàn fi Ramadan kọ́ òye ní new guy wọn à ní pẹ́kọ̀ọ́ kan Ramadan bẹ́ẹ̀ lórí dẹ́ ẹ̀yìn tí ẹjẹ́ àbá làbá sọ̀rọ̀ èyí mams ẹ̀yà ìmọ̀ tí wọ́n bá fẹ́ máa ṣe program Ramadan mọ́tàlásì ní Ramadan sẹ̀mínà ẹ̀ láti dá sí ẹ̀ láti gáì ẹ̀ ló gbé àwọn àbá tí wọ́n ní mọ́. àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ orí ìtọ́jú dáńtà gba òwèrè ìgbìmọ̀ ẹ̀kọ́ àtàfà àtọwájú àti jẹ̀mọ́ ọmọ ìjàmọ́ obìnrin jẹ̀mọ́ ọmọdé jẹ̀mọ́ àgbàlagbà àwọn àdáńgbà pẹ̀lú díẹ̀ káàtó bẹ́ẹ̀ náà ní kíkù tàràwí tàràwí ìmọ̀ àṣà pàtàkì tí ó lójú tu ìyá lílẹ̀ tó di ayẹyẹ lé ní asọ́di sẹ́rímọ́nì asọ́di àgbẹ̀ ká pípọ̀ ọlọ́run bá wà lò kí á darí àmọ́sọ́dọ̀ ọlọ́run kí ìyípadà tá à ń sọ kó lè bá a ṣẹlẹ̀ torí eléyìí ló ti pé Ramadan tá a gbà tí ó mú ìpadà wá á gbà pẹ̀lú fíkì á fi fíkì gbà àti àwọn ẹ̀kọ́ tí Islam lápò wá lọ́rùn ẹ̀ẹ́dì ọ̀rọ̀ fíkì kí ẹ̀sìn kátà máa ń pín ẹ̀kẹ́rẹ́ kọ́nà wọn sàbí wọn kò ní máa wúlò dàgbà ọgbà àti kálọ̀dọ̀ àdàmù sísára ó ní máa yìí lọ́ọ̀ bí ọ̀fẹ́ ìran ìwà tó kù dé gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ àlè wọn lábá ti gba dáadáa léwu lórí ọlọ́wọ́ èkó ní àgbóyè sí ọlọ́wọ́ fi àgbóyè sí yé ẹ̀rí abẹ́ẹ̀mẹ̀ ọba ó ní máa yìí lọ sí fíkì ẹ̀rí ó ní kálọ̀ ọdún kò fíkì kò fíkì tó tó tó dájú ó ní kẹ́rù nàìjíríà ti ṣe tí ì ó ń lo èèyàn lọ́sọ̀ fún sixty years lọ káyọ̀ kó bá ti dókòó yìí à ń kọ́ fíkì ẹni fíkì fíkì tọ̀ ara sẹ́fíkì máa ní fíkì sọ̀rọ̀ àti sẹ́fíkì wọ́n ní fíkì zaka fíkì zaka ní fíkì sọ́ọ̀ sẹ́fíkì àwọn ní fíkì hajj wà lẹ́kùnrin fíkì hajj àti kúrán ní fíkì sìyà tó sẹ́lú ní fíkì sọ̀rọ̀ ètò sunáwó ní gbogbo ní bá jẹ́ fíkì dúkìá halal wal haram ilé ìtọ́ ilé ìjẹ́wọ́ ni ó ní khairu min ibadati sittina sana olólórí ju kéèyàn sí lọ́mọ àbútí ti yẹ sí lọ torí orí dáa máa rí kò fíkì ìmáàmù zúrí ó ní màá ó bìdà ọ̀záàwò lẹ́sẹ̀ fíkì màá ó bìdà ọ̀záàwò lẹ́sẹ̀ fíkì ó láàlè rí ọlọ́ọ̀bà sí dáadáa bí ká sì pẹ̀lú fíkì káfí àgbóyè sí torí díẹ̀ títí bí kí wò ní padé anábì a máa fi ṣàdúrà fún àwọn tó bá ní bẹ̀sì ní ọkàn nípa ṣàdúrà fún abdulhamid abbas lórí ọgbà ọ̀tàlá na ń anábì fẹ́ fún sáré abdulhamid abbas wà sàkíyèsí pé kò sí lọ́dọ̀ anábì wà lọ́gbọ̀n mẹ́fọ́ anábì wà fún sáré náà ọ̀tá àbá wà sàdúrà wà ní kó sinú wà fọ́ lórí báyìí anábì gbé ọwọ́ àgbà kan rẹ̀ ó gbé ní rí abdulhamid abbas wọ́n ní ọ̀gbà ọ̀gbà tó kù yí wà ní mọ̀tàn ìlú ọjọ́ bá ń jẹ́ kí ọmọ yìí ní àgbọ́yé ẹ̀sìn bá ń fi màlúù wá lè máa lóòótọ́ ìmọ̀múnà abbas ó jù máa yókù kọ lọ màlúù ànábìlì. àdúrà tí ànábì ṣe fún ìlọ́gbàdé lórí ó jù máa pé àgbàjókù kí àfa ìgbà ìwàlá òun ṣe tẹ́lẹ̀ máa fún àfa ẹ̀ ìyẹn máa ń wá lùbáríkà ni yìí ṣe báwọn ọmọ tó ṣe yasa lé ní wọn bá lọ́wọ́ kí àfa ọ̀tún wọn lójúmọ́ sápẹ́lẹ́ àlùbáríkà náà wájà àwọn yẹn kéwò wọn kéwò wọn kéwò ṣùgbọ́n ẹ̀dẹ̀ lápẹ̀rẹ̀ ẹ̀ ní àpẹẹrẹ kéwò yẹn torí fara ṣiṣẹ́ fún kéwò wọn àfa rẹ gbogbo àwọn àfa àtàwọn yẹn wọn mọlẹ kí ìmọ mùsàlù yìí gbogbo ní ẹni àwọn àfa tí wọn fara rẹ mùlà zamanu ṣìlò máa bá wọn àfa rìn ojú tó ń tí a lọ àdá máa ń dàmà ẹ̀kọ́ tàbí bá àwọn àfa lò báyìí alábẹsẹ àdúrà fún abúlé ibùdó àbáṣe bí alámọfà tó ń dé wà lẹ́nu àdúrà náà يقول لي ان اهميه الفكر في الاسلام كتعلم الفكر في الاسلام ليه باري فكر هذا انا فكر السياسه فكر السياسه وياغو ولو السياسه أول مرة صوم يصوم صوما صياما إلى ìtumọ̀ rẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn fẹ́ẹ́sì lóye a máa túmọ̀ sí alimusa èèyàn na sọ́ra bí kò sábò tàbí alimusa ní akọ ìpín a máa túmọ̀ sí asọ́mù ní àdákẹ́ a máa túmọ̀ sí àsìkò kí ama dole alikam an ṣe ìmọ̀dẹ́ni kan ọmọ wọn kálọ̀ kan gbogbo ilé ní ìtumọ̀ rẹ̀ ní ọ̀dọ̀ àwọn afẹ́ ilé ní. ní ọ̀dọ̀ àwọn afẹ́ àwọn onímọ̀ ṣẹ̀ríà wọn náà fìkì istilahan aw shar'an wọ́n làwọn tààrífà àwọn àtúmọ̀ tó pọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó kéré jù lọ náà máa kọ́ fún wa. wọ́n dá ń pè siyam alsaw alimusa bẹni yali takakuli ìkóraló pẹ̀lú àníyàn pé à ń sin lọ́n alẹ akilé wọṣọbi kó o níbi jíjẹ àti mímu wàlìjìmá kó o níbi ìmọ̀ sàṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin láàrin sẹ́ksì wáyẹ̀ní alìmùtìráàdì àti kó gbogbo nǹkan tó lè síni lẹ́nu tó lè bàwẹ̀ jẹ́ mẹ́tùlú lìfàjìlì láàrin sọ́ọ̀dì lálìgbà tí àlùfájà rí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àlùfájà ní òjò tó bá ti yọ ilà burú ní shams tó rò wọ́ àwẹ̀ ìtumọ̀ àwẹ̀ lọ́dọ̀ àwọn akọ́ni máa fi sókè yẹn ìkóra ahụ pẹ̀lú àníyàbá ń sin kó o ní pé a jẹ áàmù áàmù mi lálùpàdọ́kọláyà àti gbogbo nǹkan tí máa bá àwẹ̀ jẹ́ áàkùrà ló kó bẹ́ nígbà tí àlùfájà rí ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ àlùfájà rí tó bá ti yọ ní òru títí tó ń wò wọ̀ ìtí jẹ́ àwẹ̀ inú nígbà tí ọlọ́run bá ní ọlá ń kọ́ ní ẹ̀kọ́ àwẹ̀ ọlọ́run ní wàkúùlù wáṣúrabú ẹ máa jẹ ẹ máa mú lálẹ́ àgbà yẹ̀lẹ́mẹ́ yẹ̀lẹ́mẹ́ kò lè fẹ́ ìdílé abúyájú nínú lè fẹ́ ìdílé asúwálì nínú lè fàájẹ tí ó bẹ́ẹ̀ bí máa yàtọ̀ láàrin owó àti owó dúdú látara ìwà lè rí ìgbàdá ìjẹun dàní. Àjẹun á yẹ omi ìgbà tí àjùbájà lè fẹ́ yọ irú àsìkò tá a wà ní ìsìn bíi quarter to six ní àjùbájà lè yọ ìsìn lásìkò tá a wà yìí ó lè gbèsè tó mọ̀ pé ó wá sí ìsìn gbogbo yẹn bá wá yẹ mọ̀ látàlẹ́ àlàlẹ́ gbà ó irú àsìkò tó bá ti di bíi five thirty tó kù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ọjà ìlú ọdọ lọ́dọ̀ àkàtì dá ọwọ́ akọ̀tàyà five ninety five èmi sì mẹ́wàá. Látara ọ̀kan náà àdé sí lọ́dọ̀ àwọn sàbẹ̀. Wọ́n á máa dá sáàrì àwọn adó lásìkò ànábì àwọn oníjẹ sáàrì máa. Ó tún máa bẹ láàrin sàdá mi kí àsùbá. Èyí tá à ń bẹ̀rẹ̀ ké àádọ́ta ááyà nínú àlùkò ànìlè láti ké fifty fasesi ọ̀gbìn ìgbà. Ẹ̀wá ni fifteen fifteen minutes. Ìdí ten minutes and fifteen minutes kébéyàn abilẹ̀ sáàlì àgbàjá sáàlì tó ti di pé àgbàjá yọ lò tálíbàjá àgbàjá lè yọ sáàlì ti dúró lọ́sọ̀ mi ẹ máa jẹ ẹ máa mú tẹ́lifà yàtọ̀ láàrin àtòlódúdú látara àgbàjá ọlọ́wọ́ àtẹ̀síwájú fún màá tí mo sì yá mi nà lẹ́yìn náà ẹ̀ parí àgbà yìí sọ bẹ́ẹ̀ náà chance wíwó òrùlú bẹ́ẹ̀ ẹ̀parí àwẹ̀ ìṣó. Gẹ́gẹ́ Mùsùlùmí, àkọ́kọ́ nìyẹn tí èèyàn gbọ́dọ̀ kọ́ mọ̀ tí kékeré ń jẹ́ àwẹ̀. Ìtí jẹ́ àwẹ̀ nìyẹn. Níbẹ̀ yẹn, wọn mú jáde. Àríkà ló mélòó àkọ́kọ́ ń bẹ̀ àníyàtú wàlímùsà àníyàn àti kámájẹ kámámù àwọn kan ní mẹ́ta ni àníyàtú wàlímùsà wàlísàmà kámájẹ àbíkájà níyàn kí á májẹ kámámù àti àsìkò táàfin ní jẹ táàfin ní mu nígbà lọ́pàá jẹ́ bá ti yọ orúkọ gẹ́gẹ́ àwọn kan ní mẹ́rin ni àníyàjú wàlìmùsá wàzàmá wàsọ́ọ̀yì wọ́n fi ẹjọ́ bá wẹ̀sì orí kan ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n bá ń bẹ́ẹ̀ lè pé mélòó ni orí gbogbo àwàjọ àríkánù síám tábàbẹ́ fèsì á ní ẹnu àwọn àkókò lórí kíkà àkọ́kọ́ nínú àwọn tó kéde an kan gbà pé méjì ni an kan gbà pé mẹ́ta ni an kan gbà pé mẹ́rin ní ìgbésí àwọn afẹ́sì ìwé tó pọ̀ jù nínú tí àwọn afẹ́sì ní méjì kí ni àkọ́kọ́ kí lẹ́lẹ́ kejì ìlọ́pọ̀ jù tí àwọn afẹ́sì ó ní ó ní basic àníyàn wá rèé tí a ń sọ yìí orí gbogbo ni tí ọba ti sá ní àkóso àwẹ̀ o. Kusanya sáyẹn kò sí kéde. olórí mu àkọ́kọ́ nù làwọn bá fi fi pé àlùsá ìníyẹn náà ìníyẹn ìyẹn ni má jẹun tí ó sì láyé kò láníyàn àwẹ̀ kò ní gbalada dárí ẹ̀ ti pàtàkì kí wọ́n lá kí làwọn fẹ́ kọ́ kí làwọn fẹ́ nwe ya n'ihe agbọkọta agbọkọnụ nke na mgbe ya n'ihe nke ha ẹ̀kọ́ àkọ́kọ́ nù nígbà pé ya àníyàn lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì òun náà ni alụkọsidu àlùkọ́sùdù ìta àfisọ́kàn èrò ọkàn kí ni wọ́n ní mahaluha alẹ́kọ̀ọ́ ààyè rẹ̀ inú ẹ̀ ló máa ń wà lórí ẹ̀ ìta àfẹsẹ̀ òní ìfi pé mo fẹ́ gbà wọ́n sí ẹ̀mí ẹ̀sìn pàpẹ́ àdìsí pàpẹ́ àníyàn nínú àdìsí gbajúmọ̀ àdìsí mọ̀bìnrin fàtọ́ àdìsí ẹlẹ́gẹ̀ nínú mọ̀bìnrin wáwọ̀ àdìsí alákọ̀ọ́ nínú wáwọ̀ ìnáwó àmàlú wẹ́n náà má lè àdìsí àkọ́kọ́ ìwúsẹ̀ tá a bá ṣe ó dé orí àníyàn tá a bá fi ṣe kálíkó sì máa gba ẹ̀sán àníyàn tó dẹ̀ sọ́kàn. bẹ̀rẹ̀ àwọn àti wọn kọ́ ìdàgbọ́ pé là àmàlà ìlà àníyàn là àmàlà ìlà àníyàn kò síṣẹ́ tí wọ́n ṣàníyàn ìlú ìgbàládá ló ń dá àbàtì dàníyàn sí. àníyàn sí pàtàkì kan ni onígbòdò lọ olóòtú lọ bí jẹnẹsà kan lọ bí àgbẹsẹ onígbò jẹ ká àjọ lọ onígbò òfin ní bí sẹni kan kò bí àlẹ lọ́yìn kó wọlé wọlé kọ ọkàn gbé wọ ó ti kéde ọ̀dà níyàn ó lè dà níyàn lọ́kàn pé mo fẹ́ lọ bí ìsìnkú lágbájá láti lọ sí ojúṣe ìpè ìdẹ́sẹ̀kẹsẹ lẹ́yìn tó ń ṣe àgbéyìnlẹ́gbẹ̀ẹ́ rí ládàá ní ẹ̀ máa ní ìyàbá lọ́dún sí. الجنة لكن إنما الأعمال وإنما لكل مني torí díẹ̀ inú ọkàn la máa bá díẹ̀ sí ká máa wí ká máa wí yẹn àwọn àfa ọba balẹ̀ ọba inú ẹ̀ tó lé lórí ká máa wí àárín ẹ̀ lọ́mọdé tó wà àtàlákòdò bí i àgbẹ̀ á ni máa sọ pé nàwó ètò náà mọ̀ ní àdádálẹ̀ àdádálẹ̀ ọ̀fẹ́ inú ẹ̀mí ni máa wà inú ẹ̀mí làníyàn sí kíni làyẹn máa ń wà ìsìtá àmọ́ ń sìtá ṣùgbọ́n lọ́dọ̀ mẹ́mú ṣáà lọ́mọ wà ó ń bàbá gbọ́dọ̀ ń bá ní àrùn wáṣíwáṣá àwọn kan tí máa ń dá yàn láàmú lọ́kàn iyèméjì onye ní ó ezoke ofe sókè ó fi n'inu iyèméjì yẹn lọ. nínú inu ọmọ tó wọ́n mọ̀lẹ́ kí inú wọn sábà wọn péjá àgbẹ̀dẹ ọ̀dọ́ sàálì àbá ọ̀dọ́ ọ̀dọ́ sàálì kí sọ́ńbẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ àníyàn ó ní wàyí tàlábàtà àwùsáwù ààyè sígẹ́ni ààyè gbà ó ní wàtẹ́rì kù há káwá fi ilẹ̀ yẹn àwùlá lọ́sẹ̀kẹ́ni lọ́dára jù wọ́n bá ti kéwì àmúlẹ̀ ní ní ọ̀dọ́ sáré torí díẹ̀ gbogbo àwọn àbá ọ̀bẹ kásẹ̀kẹ́ni kásẹ̀mítẹ́kì lórí ẹ̀ àníyàn. Bàbá ní ká sì mọ bára wa jà lè lórí náà tùmọ̀lẹ́ ní ọlá kan wà ń lẹ̀ ó ti dínkù díẹ̀ díẹ̀ tábàlọ́dọ̀ àgbàlagbà olùrà níyẹn àkọ́kọ́ wàhálà ní pé ń jọ́ náà lọ ó ti dínkù ní sọ wọn akọ wọn akọ òwe pélépélépé ìlú àníyàn látòrí àgbàlá tó bẹ̀rẹ̀ wọn bá fẹ́ yọnu onídóòwì ọbẹ̀ bọ́dún onídóòwì ọbẹ̀ sẹsẹ onídóòwì ọbẹ̀ pàtì onídóòwì ọbẹ̀ parí onídóòwì abẹ́ ìkọ́ni yọmọ káàkiri bọ́sọ̀ ẹ̀rọ wà níyàn ẹ̀rọ wà níyàn bẹ́ẹ̀ni lórí díẹ̀ bàbá náà ní ojúmọ́ ọgbẹ kan gbọmọdé wa lálẹ́ gbogbo àwọn tó wà ní sẹlẹ jọ náà ni ní wà ní pé àwọn tí ò kéwu wọn láwọn ọ̀sẹ̀tẹ̀ torí kíni rà níyà àwọn màníyà wọn ṣe kíni lẹ́bi ní jọ náà lọ́hùn náà bàbá bàbá bẹ́ẹ̀ kí. tàràwí adàníyàn abẹ́kọ̀ọ́ni nàwéjù nàwéjù áwùsọ́líà áwùsọ́líà sọ̀láàdà sọ̀láàdà tàràwí abẹ́kọ̀ọ́ni a máa wí àwọn náà máa ṣe kéde tọ́wọ́ kí tàràwí ọjọ́ àkọ́kọ́ tán wọ́n ní ẹ̀yà adàníyàn awẹ́ o wọ́n ní ẹ̀ àbá àbáṣe àbá àtàkùsí aba ajá náà Upange na wetu na wetu asuma asuma Ramadana Ramadana tisa wa ishirini yauman au thalathini illa wa amrun wala musafiri rabbana taqabbal minna innaka anta samiul alim amin abẹ́bẹ́ ní around eighty eight wọ́n ni níbi ìgbòdò ìgbòdò na náà rọmọdà wà lọ́jọ́ àkọ́kọ́ ní ọ̀kan àwọn tí àjọ wa gbélé ọ̀wá gbá àwọn ṣọ́ọ̀ṣì ó ní wọn lọ tàbí lánàá ìdánilẹ̀ kò sẹ́fẹ̀ẹ́ ìdánilẹ̀ nínú ìlú ṣẹ́gẹ́lẹ́ kọ́kàn ọdún lọ́gbẹ̀ lásán bẹ́ẹ̀ àníyàn orígun pani ó gbọ́dọ̀ yẹ wọ́n tí àwòrán yẹn wá yàtọ̀ sí àwòrán wa níbo la máa ń dà ní àwòrán yẹn a máa ń dà kí àsùbá tó tó a máa ń dà kíni torí pé mama afusa ọgbà àti aládùn àlejò sọsọ anábìíní máa lámù lójú ní sùyà ó bẹ̀rẹ̀ lọ́wọ́ àjẹrí wàdà sùyà làbú olùgbé ẹni tí ọba dà ní àwẹ̀ gbogbo ìgbé àdìbájà yọ láàwẹ̀ o òsèkèlè láàwẹ̀ ẹ̀rẹ́bí láàsì àmà láàánáfíà láàwẹ̀ o ìmọ̀ bàbá dáwọ́ dáa tẹ́lẹ̀ sí ìlú màjà lọ́gbà àti àlàsáyé Ahmad mọ́bùnú fúnṣẹ́ mọ́bùnú ìbáyé wọ́n ní àyè sọ èyí àkọ́kọ́ lọ àgbà níyà kí àdìbájà yọ tó àwẹ̀ Ramadan àwòrán yẹn before fajr láti kiri ládàá yẹn kókó kan nù kókó kan nìyẹn tí ìbọn wá dà níyàn tó fi di pélé mọ́ pẹ̀lú àdéhìsì ó bá gbá àwọn ẹ̀kọ́ kékeré ẹ̀dá mi ló ṣùgbọ́n ìdàmọ́gbà owó kékeré. tó fi pọn dandan yẹn wá máa ń ṣẹlẹ̀ ní àwẹ̀ àkọ́kọ́ àwẹ̀ tá a máa ń gbà tí máa jẹ́ fẹ́ẹ́sì dé ọmọdé pápá ẹ̀rẹ́ sí tó lè tó ń bọ̀ tó lè jọ mẹ́jọ nítorí thirty one march ẹbí àti Saudi Arabia àga àti Egypt àjẹ twenty nine jọ mẹ́jọ ní twenty nine Shaban ní Saudi Arabia àwọn awa oṣù níjọ́ mẹ́jọ yìí ní ìrọ̀lẹ́ gbogbo ọ̀gá ìṣàbá ní twenty nine tí wọ́n wá oṣù wẹ́ẹ̀dẹ̀ ìjọ mẹ́sàn-án ajẹ́ fẹ́ẹ́sì ọ̀pọ̀mọ̀dá tí wọ́n bọ̀ wá oṣù tó bá gbàgbé ọ̀gbọ̀n tọ́wọ́dé ìjọ mẹ́wàá ajẹ́ kẹ́ni. twenty two tàbọ́jọ́ àdàmísì 23 tó wà náà mọ́lọ́dọ̀ wá ń bí gẹ́gẹ́ bí ìkéde tó alátọ̀dọ̀ Nigeria Hospital of Islamic Affairs lọ́dọ̀ tí wọ́n ti wọ́n Tuesday tó ń bọ̀ 28 lọ́jẹ́ lọ́dọ̀ tí wọ́n ẹ̀rí ká ti wá Nigeria bí 28 kájọ́ lè mú sún Nigeria yìí ó di wọ́n ẹ̀fẹ̀ 22 irú ẹ̀ náà ṣẹlẹ̀ láṣìá ọjọ́ kan náà ń bẹ tí Saudi Arabia ṣáájú wa

àwọn agbọ́kú wọn rí a sì lè dàníyàn ẹlẹ́ ó sì ọba tí ìdè ìlú dàníyàn ẹlẹ́ lábá fi sùn lọ nígbà táwa yí níjọ́ kejì ọ̀rẹ́ wájú ọkọ̀ pé wa ó kí àwọn ọ̀gbẹ̀dá nù tí a ń sùn lẹ́kọ̀ọ́ tí ó sùn dáadáa àwa yìí sùn àdàníyàn àwa jí sáyé lọ́jọ́ tọ́jọ́ ọjọ́ wo ọjọ́ àwẹ̀ ọjọ́ kejì kí la fẹ́ sí ikú ìgbàlù lórí àníyàn lọ́dọ̀ ìmọ̀mọ̀ ìlèkí ọ̀rọ̀ wọ́ ìmọ̀mọ̀ ọmọ máa ń balẹ̀ ọ̀rọ̀ wọ́ ìmọ̀mọ̀ ìṣáàbí ọ̀rọ̀ wọ́ nínú àwọn ìmọ̀ mẹ́rin àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ àléhì àlèmùsà àléhì àlèmùsà ọgbọ́dọ̀ kúraró ọgbọ́dọ̀ jẹun ọgbọ́dọ̀ mú jọyẹn kò bọ́ sí kéde tí ilé ó sùn tí ilé ó sì kéde tó bá wá ní kó mọ̀dá àwọn atán yóò wá sí ọjọ́ kan yẹn padà àbá àgbà twenty nine o àbá àgbà thirty o onígbèsè ọjọ́ mélòó náà látara àdìsí pé máa làm yóò jù sí á ó bẹ̀rẹ̀ lè fọ́jọ́ rí wàhálà sí á mẹ́ta ẹ̀yìn tó bá ti tẹ̀léyàn káàdì bàjẹ́ tó yọ láwẹ̀ àwọn afáàní torí pé síyáàmù jáde nínú wọn láti síyáàmù ẹ̀ nàkàrà tó wọn ní nàkàrà ni pé síyáàmù náà ta fi lé ọ̀dọ̀ ọ̀yẹ́ ó mú kúlà sọ̀mi gbogbo àwọn ọ̀dọ́ sínú wọn ni wàlà náà kò tó àná ìlú àjáde kúrò nínú ọ̀rọ̀ yìí illa ìlà ìdẹ̀lẹ̀ àfi kárí ẹ̀rẹ̀ oríkẹ́ ìyẹ̀sìlẹ̀ mọ́lọ́dọ̀ àbúrà nípa ó ní láwọ̀ sí à tó bá gbá àwẹ̀ ọláwẹ̀ ó sì kéde ó nítorí pé ìjọ kan bẹ̀rẹ̀ tí ànábì béèrè lọ́wọ́ àìsà láàárọ̀ pé ìdí oúnjẹ wà lébi àìsà ní oṣù oúnjẹ lé ànábì ní amàgbà wẹ̀ lọ pé ànábì náà dáa ní àwẹ̀ láàárọ̀ pé àwẹ̀ làwẹ̀ ọmọ jẹ́ àwọn afáàgbọ́ adájọ́ pé àwẹ̀ tó ń sọ yẹn àwẹ̀ tàtà wà ní kíṣà wọ̀rọ̀ àyàn àwẹ̀ tánà mi ń sọ àwẹ̀ ọ̀rọ̀ àyàn ni yàtọ̀ ń bẹ láàrin àwẹ̀ tàtà wà àti àwẹ̀ ọ̀rọ̀ àyàn ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ jù fún òkè àpò ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ló lálàáfíà ní orí ọ̀rọ̀ yìí ẹni tí wọ́n bá ṣẹlẹ̀ sí kí ni ó ṣe kí ni ó ṣe ọgbà àgbà padà ó gbọ́dọ̀ jẹun àníyàn là ń sọ yẹn àníyàn yìí ṣé ẹ̀ka náà láàdá ni àbá máa dá lójoojúmọ́ ọ̀rọ̀ mi dùn ún gbogbo lẹ́nu fíkì láìpọ̀ ọ́ sẹjọjúmọ́ la máa dà níyàn ní àbá níyàn kan náà la dà tẹ́ bá wà níyàn tí mo dà tí mo àbá máa dà á lè dà níyàn kan náà mo dà ní àwọn ọ̀dà ọjọ́ wákàtí ní ọ̀dọ̀ ọjọ́ tí bá sáyẹ̀sì tí mo lè sáyẹ̀ tí mo sì rìn àjò àdálẹ̀ ni àtẹ́kẹ́ni sùnmọ́ àdó àgbẹjọ́ pẹ́lá máa dà níyàn every day amadani lórí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn àfà wọ́n gbà yí pé tẹ̀jìdìdò níyà lèkúrì lẹ́yìn láti ní Ramadan tẹ̀jìdìdò níyà lèkúrì lẹ́yìn láti ní Ramadan lójúmọ́ lámàdàníyà every day láti kí ni wọ́n rí ọjọ́ kọ̀ọ̀kan pé ìbáàdà ọjọ́ kọ̀ọ̀kan ìbáàdà tó ń gbèsè ìlà tó ìbáàdà ọjọ́ kọ̀ọ̀kan dáyà kàlẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kìíní Ramadan ìbáàdà kàlẹ̀ ọjọ́ kejì ìbáàdà bí àṣìlẹ̀dà níyàn ẹ̀rùn mara àrùn lẹ́dọ̀kúmọ́ mẹ́rin láti lójúmọ́ káwàá di pé mọ̀dà ní àṣìbá àtàìlá àti àṣìbá àti mọ́gbà gíṣà ńgbà àṣìbá àbájọ́ láti gẹ́ni nígbà ilá àbájọ́ láti gẹ́ni ńgbà àṣìbá àbájọ́ láti gẹ́ni mọ́gìrì jáì wọ́n lé léyìí lọ́dọ̀ àwọn tí wọ́n pọ̀ jùlọ àwọn àfa wọn ló dúró ojúmọ́ láwọn àdàníyà ike ìbàdàn àkọ́kọ́ àṣekẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tí èpè mọ́kàndínlọ́mà lọ. ṣùgbọ́n ní ọ̀dọ̀ ọ̀kanú àwọn àfa ṣáájú Imam Maliki àti àbádọ́gbẹ̀ni Zubo àti ẹ̀gbọ́n àbọ̀lọ́dọ̀ Imam Ahmad أنه تكفي نية واحدة عن الشر كله يوله wọ́n ní ọ̀tọ̀ ó tó dáadáa ní ẹ̀ka soso láti lẹ Ramadan tẹ̀ lọ́wọ́. Ana wa ló wo irun wọ́n ní gbogbo táwọn kí lónìí lè raka àsùbá raka mẹ́rin àyílá ńkọ́ asiri ńkọ́ mọ́gìmì ńkọ́ ìṣẹ́ ńkọ́ wọ́n nígbà tá a ti máa jà ní ìrànlágà kọ̀ọ̀kan ìgbà á jà ní àrùn yẹn papọ̀ ni wọ́n lè sọ̀rọ̀ mà dá lóṣù kan náà ní ẹ̀jà ní ẹ̀pá ẹ̀sẹ̀ kẹ́ni pàtórí délé ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ yẹn ló fẹsẹ̀ lélẹ̀ jù ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ kẹ́ni kí lọ́rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ kí lọ́rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ padà lẹ́nu lọ. Mọ́mọ́ Amadu náà ń bá ìwà balẹ̀ yẹn gbẹ. Ó ní àsìkò tí a máa jẹ sàárì yẹn. Inú àdámọ́ ọmọ ẹ̀ léyìn kí sásìkò jẹ. Àbáṣepọ̀ jẹ. Olùwẹ̀ tó wá ní wá ní jẹ sàárì ní ìdálẹ́ náà. Bẹ́ẹ̀ bá ti jẹ́ ní jẹ sàárì ó kéde. Bẹ́ẹ̀ ni ó lé kéde ó sàárì ó jẹ. Tó ti bẹ́ẹ̀ wá rè é, ó wá ń dà kéèyàn máa ṣe tẹ̀gídì gbogbo ojoojúmọ́. Lẹ́yìn yẹn, a ti ní ìdájọ́ àníyàn. Ẹ̀rí kò nípọn. Àbí ò nípọn? Ẹja ká wọn àjẹmọ́ wa o. Ẹja ká wọn ọmọ wa o. Àyàwó wa, àwọn ọkọ wa, àwọn ọ̀rẹ́ wa, àkọ́kọ́ Fíkìú ni. Àníyàn àti ẹwọ. Ewu dání ẹ̀ gbà wá. Lẹ́yìn yẹn, lọ́wọ́ á kú ṣòro síyà májẹ̀mú tá a fi gbà wẹ̀ májẹ̀mú tá a fi kẹ́ni condition tí èyí ó ní olùgbàdàn bẹ requirement ìtumọ̀ ni pé ìdáhùn pé máa yẹ kí wà lé ìsìyà máa yẹ kí bú àlé ìsìyà tá a làwẹ́ jọ̀ràn àyàn lórí tá a lẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà wẹ̀. pẹ̀lú ṣùrùt wọ́n máa pín gbà mí wọ́n ní ṣùrùt ló dùn má jẹ́ mi tó sọ nǹkan yẹn di ọ̀ràn yẹn ṣùrùt ṣe hà má jẹ́ jẹ́ kẹ̀kẹ́ yẹn ní àlàáfíà ṣùrùt lọ kọ̀wó má jẹ́ jọ́ kẹ̀kẹ́ yẹn jẹ́ àtọ̀gbà má jẹ́ mélòó mẹ́ta ìtìmọ́sọ́dọ̀ rẹ̀ ìdíjọ́ lálàáfíà ìjọ́jọ́ ṣẹ́kẹ́lẹ́ ọjà àtọ̀gbà. pẹ̀lú ìyá ọ̀rọ̀ àwẹ̀ májẹ̀mú tí sọ ọ́ di ọ̀ràn yàn àti májẹ̀mú tí yẹ́kùn lálàáfíà ọwọ́ ọ̀nà ara wọn mú wa papọ̀ ọwọ́ ajẹ́ mẹ́fà ẹni tí ó bá àwẹ̀ táwẹ̀ tó ọ̀ràn yàn lé lórí táwọn ó sì ní àlàáfíà májẹ̀ mélòó májẹ̀mú tí jẹ́ tí ó sọ àwẹ̀ di ọ̀ràn yàn lé lórí àjọjọ jẹ́ àlàáfíà májẹ̀mú méjèèjì yìí wọn àpapọ̀ ọwọ́ ajé mẹ́fà bẹ́ẹ̀ ọkọ̀ mbẹ́ alẹ́sìlám àyà owó na mùsùlùmí ẹ̀ tí wọ́n fẹ́ kọ́ bá kí àwùjọ náà yẹn lórí ọjọ́ mùsùlùmí ìwé tí ìbá ṣe mùsùlùmí àlùsíkìlì òun máa pẹ́ sẹ́gun ti tó kúlódọ̀ gbàrúmọ̀dá tó wọn kì í sẹ́kẹ́lì Ibrahim sọ́ọ́lì làwọn bá sọ pé raba silipa nàbà tó kékeré ẹlẹ́ẹ̀kejì alibulu ó ti dàgbà anyakuna baali kan ó ti dàgbà ẹni kó ti bàlágà ó ti tó gbọ́ ọkùnrin tó lè pa obìnrin sùn lóyún àtòbìnrin tá a lè bá sùn yóò lóyún ìdẹ́gbẹ̀ ní ológun nìyẹn yọ ọkùnrin tó lálàkùn dà nkására ní ọmọkùnrin bá dé lákùn dà nkására àti nǹkan sí ìjà ìsára lóòótọ́ ó ti tẹ́gẹ́ ní bẹ́ẹ̀ náà ni tí ọmọbìnrin bá ti rẹ́jọ oṣooṣù ọdún kéde látàwọn tó dọ̀rọ̀ yẹn gbogbo àwọn táwọn ọmọ wa ń gbà tí wọn àti tó bá yẹn à ń fi ẹ̀kọ́ rẹ̀ jẹ wọn ni à ń fi tí wọ́n ní tó kù ni wọ́n sì gbálá dáa rẹ̀ náà fi dàdé ọ̀jẹ̀ fún wọn àwọn àyà àwọn bàbá náà gbálá dáa pé akọ wọn ní ẹ̀sìn wọn kì í sọ̀rọ̀ yẹn lé wọn lórí ọmọ tó wà lọ́mọ ọdún méje lọ ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ẹ wá ní lókun sékéle báwo ni ọ̀dà kódà gbọ́dọ̀ kú wọn ẹran rẹ bàbá gbàwé lọ́la lọ́gbọ̀n ni tọba bẹ sí inú lọ́la tọba gbàdé lẹ orí mọ̀tẹ́lì kan lọ́wọ́ sókè ni ìtọ́lá ìlú bisikíìtì ẹ bisikíìtì sí ní èlé wọ́n jẹ́ fẹ́lẹ́ kékeré wọ́n balaga wọ́n jẹ́ wọ́n balaga àwọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àti àkùn làákàyọ̀ wa ó jẹ́ ti làákàyọ̀ wa. isiwere isiyede anyakuna akilani onílàkà gbogbo nínú nǹkan tí máa mú ẹsẹ̀ kúrò lórí èèyàn ilẹ̀ tí ọba ti láàka yìí tí ọgbọ́n ó dàpọ̀ dàgbà wèrè pọ́nbélé ọ̀tọ̀ ẹ̀dẹ̀rẹ̀ ma sọ lórí àlékúdàrà báyọ̀ kó náà kọ́ nira ó ní agbára àti gbà ó ní agbára àti gbà wẹ̀ ẹni tí ó bá ti ní agbára àti gbà wẹ̀ àwẹ̀ kìí ṣe ọ̀ràn yẹn ní orí inú àìlágbára ni àìsàn wà inú àìlágbára ni gbogbo gbogbo ló wà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kan òun náà ní kàlẹ́ ìkọ́ ó wà nílé kọ́mọ́jáde àyè ayé ọ̀hún náà kì í má ó jẹ́ onílé jẹ́ sàrìn àjò ẹ̀ ń bá jáde àjò àwẹ̀ kì í ṣe ọ̀ràn àyàn ní lórí tó bá gba òfin dáa ni tó bá ṣùgbọ́n bá lágbára àti gbà pẹ̀lú ìrìnàjò tí ó bá lágbára àti gbà pẹ̀lú ìrìnàjò ló fi àwẹ̀ sílẹ̀. ó di mélòó? ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn ni àwọn obìnrin anta kuna lè mara àti mùsùlùmí khaliyatan min dayni min dami al-hayd wal-nifas kí obìnrin mùsùlùmí ọmọ kúrò níbi ẹ̀jẹ̀ oṣooṣù abẹ́jẹ̀ bímọ èèwọ̀ ni kí obìnrin fi ẹ̀jẹ̀ oṣooṣù gbà wọ̀ èèwọ̀ ni kí obìnrin fi ẹ̀jẹ̀ oṣooṣù abẹ́jẹ̀ bímọ fi gbà wọ̀ ọgbọ́dọ̀ mọ kangakanga àlèkùdó ìdámilẹ̀ háìdé wọlé ìfàmásì ẹlẹ́ẹ̀kejì táwọn akọ́tọ̀ fi kùn òun náà ni pé ó ti pé àlùwàtú ọ̀ọ́ bílíọ̀sì àná bá sì ta gba àwẹ̀ yẹn àsìkò tí o fẹ́ ká gba àwẹ̀ bẹ́ẹ̀ kí àsìkò yẹn ṣe déédéé àsìkò àwẹ̀ kẹ́nìkan ló ń bẹ̀rẹ̀ ọ̀dá nínú sí sásìkò rẹ̀ ti dé bẹ́ẹ̀ náà gbàdá sọ àsìkò bóyá ṣe ń gba àwẹ̀ lọ́dọọdúnmá ń wò lálẹ́ yẹn bẹ̀rẹ̀ àlùfájà rẹ̀ tí ó di kéde kẹ́ni wàá fún yàtọ̀ àwẹ̀ jẹ́ sí aago méje ọ̀sán lọ́jọ́ sáà ni àsìkò tó fẹ́ gbà wẹ̀ kò sí dé sí dédé. Májẹ̀mú Súdúlẹ̀ Pabol méjì náà ni lọ́dọ̀ àwọn o òun náà ni pé kìláàsì, a kìláàsì, o ọlọ́run bá gbà wẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, àlùgbàbà, àgbà a ànábì ṣe fẹ́ kí àgbà. Tẹ́lẹ̀ bá ti pé, bá ti pé, àwọn ṣẹ́kẹ́ ni, àwọn ṣẹ́kẹ́ ni, àwọn ti pé. Torí ni eléyìí, àwọn kan wá ń tí ẹ̀sìn tó ṣe àyàfi wọn àwọn tó ń pé ẹ̀sìn sí kíni tí wọ́n lè má gba àwẹ̀ ó ní máa jùbá òlà òlè pẹ̀tẹ̀ Ramadan àwọn olàgbà pé wọ́n lè má gba àwẹ̀ nínú Ramadan kí á lè jẹun ní Ramadan wọ́n ti kéde kí á lè jẹun ní Ramadan wọ́n kó sí oṣooṣì àwọn kan bẹ wọ́n á jẹun Ramadan wọ́n á lè fún aláwẹ̀ lóúnjẹ wọ́n á lè fún ẹnìkan lóúnjẹ àbùwọ̀n Ramadan á sì kéde àwọn kan bẹ a gbà wọ́n láàyè pé wọ́n lè jẹun ṣùgbọ́n wọ́n padà fún yẹn ní oúnjẹ rẹ̀. àwọn kan bẹ wọ́n bá wẹ̀ lẹ̀ tó máa dábàá lọ tán wọ́n gbà padà yìí wọ́n ti kéde àpò aláyè náà kò jẹ. pápá lè sin ọmọdé sọ̀bí tí sọ̀bí ọba gba ọmọdé ṣé àwọn ẹ̀dọ́ jẹ́ lórí ẹ̀ ayọ̀ bẹ́ẹ̀ ni wèrè dèdè rè wọ́n yìí kàtà bẹ́ẹ̀ ṣe fún wọn agbe fún wọn pátápátá agbe fún wọn pátápátá yìí ṣùgbọ́n aláìsàn aláìsàn àwẹ̀ dé àtibá àwẹ̀ lọ àtibá àwẹ̀ mẹ́wàá lára rẹ̀ báyá ló fèèjì lẹ́gbẹ̀rún tó síbítù olùjọ́ mẹ́fà mẹ́ jẹ́ tó rí nìṣẹ́ àtibá àwẹ̀ mélòó alìbámi wà lẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ mélòó báyẹn lọ́dọ̀ wá sọ pé ẹlẹ́dẹ́ bá wáyé sí wá di ẹ̀yìn ìjọ mẹ́rin sísè ìsìlẹ̀ máa gbà wọ́n àtúnṣe mẹ́rin pọ̀ máa ṣiṣẹ́ ní twenty tẹ́lẹ̀ ó ti bá wáyé mẹ́sàn àwọn ẹjọ́ kẹwàá ní wàhálà sẹ́kẹ́ni wàhálà dé pẹ̀lú ọjọ́ mẹ́fà tó lọ sí tuntun àti ọjọ́ mẹ́rin ìmọ̀kànlá ó láwọn ọjọ́ mélòó ọwọ́ abẹ́rẹ́ àmọ́ wa ọmọ bẹ́ẹ̀ ti kúrọ̀ nígbà tó dábàá wa lọ tán dábàá lọ tán tó dáa mú ìlú dé yóò wá sí padà ọjọ́ mélòó jẹ yàtọ̀ wa wà nígbà wá ń san àwẹ̀ padà òní pé gbàdá ń gbà wẹ̀ à ń gbà tẹ̀léra wọn ni lọ́kọ̀ bá jẹ́ wá fẹ́ sàn fèsì àwẹ̀ padà kò sí gbà tẹ̀léra wọn mọ́ kò sí kẹ́ni kò sí tàdábù mọ́ kò sí ìgbà àtẹ̀lera wọn mọ́ ìjọba wù ní ó lè gbàgbà lẹ́yìn ìwé tó sì tó tẹ́lẹ̀ ó sàlẹ̀ pé kí ọ̀rọ̀ gáàmì tó dé ó ṣe kéde. àwọn ẹlẹ́sẹ̀ kan wá wà àwọn ò ní padà wọ́n fi oúnjẹ gbà wẹ̀ ni ó ní àlùmọ̀rí ìlú láàrin jábọ̀ ìlú ẹni lè gbádùn wọn ó ṣe àìsàn wà aláìsàn tó lè báyọ̀ ó ṣe àìsàn wà owó ọ̀sán táwọn èèyàn oríṣiríṣi ni ọlọ́kọ́ sànù wa káwọn kan ti bá dojú ẹ̀ ọlọ́sà ti dojú ẹ̀ láti lè lọ aláàjì ìbá fẹ́ rárá yín wákàtí mẹ́rin mẹ́rin ẹ̀ máa lò kù báyìí ẹ̀ sì máa jẹun ẹ̀ sì máa mu ìjókòó tẹ ẹ lè lólé ayé nìyẹn o irú yẹn rèé àti pé kọ́ bá wẹ̀ automatically kò jẹ̀ láwọn bá a ti sọ̀kan ó rè sí ni àwọn dókítà tó máa gbé sẹ́kẹ́lì olùgbàdì yóò rí bẹ́ẹ̀ tó ń dà kí ló máa ṣe wọ́n fi lóye àwọn kan nù. bẹ́ẹ̀ náà ni arúgbó jọkujọku nígbà tí a bá ti wọ náìtì ìdarúgbó nù ìdùnnú wà lẹ́lẹ̀ nínú ti kú náà àti ọ̀dàgbára àti dáa wọn ni wọ́n máa fún alá wọ́n máa fún tálákà ní oúnjẹ ètò gbọ́ báyìí. torí díẹ̀ àwọn kan wá ń bẹ ààyè gbà wọn kí wọ́n sá padà ààyè gbà wọn kí wọ́n fún yẹn lóúnjẹ kí wọ́n tó sá padà àwọn ni alihamidu wàlímúrílì ẹni olóyún sínú ẹ̀tọ́tọ́mọ àṣàkánbẹ lọ́dọ̀ àwọn ọmọ wa àwọn bàbá wa ilẹ̀ Yorùbá wọ́n á ní olóyún kì í gba àwẹ̀ ẹni tọ́mọ kì í gba àwẹ̀ orí bẹ́ẹ̀ o sí kí nǹkan kan sọ yẹn o olóyún a máa gba àwẹ̀ o ẹni tọ́mọ lọ́wọ́ a máa gba ẹni tọ́mọ lọ́yìn a máa gba àwẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí Islam ti máa ṣe rọ̀ ábìlì àkàwà Islam máa ń kọ̀ condition ọmọbìnrin àwọn ìyàwó wa gbàdá fi bímọ àrí nínú ọmọ tí wọ́n bí ìgbọ́n wà ní oyún Ramadan dé ó sì gbàgbọ́ Ramadan àrí nínú ọmọ tó gbé ń tọmọ lọ́wọ́ ní Ramadan dé ó kọmọ lọ́wọ́ ìgbàgbọ́ Ramadan àwọn kan ìlànà ìmọ̀ ìyàwó abẹ́ irú àwọn yẹn rẹ̀ wọ́n á fòyún gbá rẹ̀ wọ́n á bẹ̀ sí kéde akọwa ń bẹ láti ní yorùbá yìí bẹ orí ìbùsùn náà mọ̀ gbèsè ń yàgbẹ́ yọ̀ọ́ máa yóò máa lò ní yóò rò kó sílẹ̀ ayé bá ní ìwọ gẹ́gẹ́ bá yọ kẹjọ rẹ̀ káwọn tó pé ah, àyíká wẹ̀ ni ó fẹ́ bá yẹn lórí ìdí ẹ̀rọ àwọn yẹn fà wẹ̀lẹ̀ lórí pé amúníwá rèé tí ọgbà wẹ̀ àti ẹni tó máa jọ ọgbà wẹ̀ tó máa dáhùn lọ kí ni ó ṣe mọ́sálà yìí ó dá máa wùyàn lọ́gàn mílíọ̀nù márùn ló wà lé lórí mílíọ̀nù márùn mílíọ̀nù mélòó. ṣùgbọ́n èyí tí ọ̀rọ̀ nu jù tá a máa ń sọ èyí tó dáa jù bẹ̀ tó lọ́la jù òun ni kí ọ san àwẹ̀ padà kí ààbò oyún san àwẹ̀ padà ẹ̀gbọ́n mi kí ẹni kí tọmọdé san àwẹ̀ padà lọ́dọ̀ dáa jù èyí tó dáa ni pé àbí kó fún àwọn ẹ̀ lóúnjẹ ní Ramadan táwọn ẹ̀bá tó parí gbogbo wá sápáyà yóò tún gbalada fún lóúnjẹ yẹn ṣùgbọ́n láti ṣe ìdẹ̀kùn fáwọn ìyàwó wa láti dá wà yìí pẹ̀lú béèrè tí wọ́n máa ń béèrè òun náà ní ká sáà gbìyànjú nígbà Ramadan bá ń wà kí irú aburú bẹ̀rẹ̀ kó ṣe fídíà kó fáwọn ẹ̀dọ́ oúnjẹ irú aburú bẹ̀rẹ̀ kó fáwọn ẹ̀dọ́ oúnjẹ tó mọ̀ dábàá lọ tán tí o balaga láti gba nǹkan kan máa o ti gba àwẹ̀ lónìí. tó bá lọ wo sọ fífi sunna àti fífi yasa bákọ̀dọ̀ gbogbo òpinnu ni wọ́n wá láti ní ayé mú lásìkò yìí nẹ́sẹ̀ tẹ̀lé díẹ̀ yẹn pèfà tó bá lé lé ní ìsẹ́ni bàbá dákẹ́ ìsẹ́ni bàbá dákẹ́ ìsẹ́ni wọ́n ní ní lásìá ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ó wà ní oyún ọdún tó lọ lọ́hùn ó tún yẹ tó dé ó ń bọ̀ mọ̀dání lọ́dún ilé náà wà lóyún. àwọn ọmọ sọ́dún mẹ́ta mẹ́rin lórí díẹ̀ ká tètè gbìyànjú ká ṣe yẹn tọ́lọ́ bá wa fún ní ẹ tó wá lè gbàgbà ọmọ pé àti ah, ń bá lè gbàgbà lókè sékéne lókè ń da á kọ̀ mú ìwò yẹn kúrò náà. lẹ́yìn náà lẹ́yìn tó wá wáyé náà ni àwọn ìyàwó wa wọ́n ní tí ọba ló lọ́ńgọ́ wọ́n tó fi dèèyàn wọ́n ti bí lè rè lórí yóò bá ló lọ sí bọ́lọ́kọ̀ nínú ojúṣe ọ̀pẹ yìí síbó ló ń bi lóṣù àwọn òbí ẹ̀ yìí síbó níjọ gbogbo owó yìí bẹ́ẹ̀ lọ́la sí money bank money cash tẹ́ẹ̀ gbé owó bẹ̀rẹ̀ mọ́lì alásẹ́ni ẹbí ṣe náà lò inú jẹ́ máa wá ìyá aláwọ̀ kan tó ẹ̀kí àgbà ọ̀rẹ́ jẹ́ wọn lágbára ti gba ọ̀rẹ́ láwọn obìnrin mélòó ni wọ́n abọ̀wọ̀n sí. Bàbá wo ló wá àdínì kí náà yẹ̀yá àdínì bàbá àdínì sí ẹ lọ bá wọn bàbá àdínì àwọn tẹ́lẹ̀ ń ṣe bàbá àdínì fún tẹ́lẹ̀ ṣe àdínì fún márùn-ún wọn ni ò lè gbà wẹ́ o kò sì lówó lọ́jọ́ fi ṣe fídíà alọ̀gbó lákùtà ni lẹ́ bàbá àdínì ọ̀rọ̀ ẹ̀sìn ni gbèsè ọlọ́run ni tí ọba ti lè san ọkọ yóò tó kéré fámìlì ẹ jàmá rẹ mọ́sálásí bàbá àlìmí olówó àdúgbò wà á ti ṣe yẹn. aláfẹ́fẹ́. ìyẹn ni àwọn kan tó wà ní abẹ́ ìgbà tí wọ́n á ka àwọn tó lè pé tí wọ́n bá jẹun nínú rọmọgọ́d wọn à lẹ́sẹ̀ àkọ́kọ́ ọmọdé ẹlẹ́ẹ̀kejì wèrè ẹlẹ́ẹ̀kẹta arúgbó tó kú ẹlẹ́ẹ̀kẹrin aláìsàn ẹlẹ́ẹ̀kanu arìnrìnàjò ẹlẹ́ẹ̀kẹfà obìnrin tó ṣẹ̀jẹ̀ oṣooṣù ẹlẹ́ẹ̀keje omi tó ṣẹ̀jẹ̀ bímọ ẹlẹ́ẹ̀kẹjọ omi tó lóyún sínú ẹlẹ́ẹ̀kẹsàn obìnrin tó ń tọmọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ẹni tó ṣe pé ó wà ó ń gbà àwẹ̀ lọ ìnira wa mú wájú lè kọtí náà dára iṣẹ́ àwọn sẹ̀kan ń bẹ tí àwọn àfa sọ pé Ama ìyẹn lè já wò báyìí ara yìí dá ajá máa ń la òkúta níjọ ọjọ́ máa ń la òkúta iṣẹ́ agbára ni àwọn ajá máa ń rẹ́ iṣẹ́ agbára ni lọ́dọ̀ àwọn olùdámà wọ́n níbo ni wọ́n ṣe ìjọba jẹ́ sínú àwẹ̀ àwọn kan gbà pé wọ́n bá máa fún aláǹfààní ọdúndé ẹ̀ẹ̀kan lọ́dún wọ́n kọ́ ọdún sí Ramadan kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́ bá ṣe kéde. tí bá wá tí wọ́n ìbá wá fún ọlọ́dún dé wọ́n lé ẹ̀kọ́ sọ pé ká má bá àwọn ẹ̀kọ́ bá ọ̀dà tó bí iṣẹ́ ìfúnmáṣẹ́ lọ. wọ́n níjọ́ mi ń bẹ yóò ṣe yẹn délẹ̀ àwọn ní dàda àgbàwẹ̀ nílẹ̀. níjọ́ mi wá ń bẹ nígbà tó ṣe ẹ̀dẹ́ aago méjì ọ̀sán ó gbé lọ́wọ́gbà ní gbà pẹ̀lú ẹ̀ ó ti wà ní hàn láti ìdìrọ̀ ìwà náà nira nù irú ìgbà yẹn wọn ni yóò ṣe lọ́jà rẹ̀ yóò ṣe kéde. ìpè kò sọ́nà wọ́n ti sọ́sẹ́ ìdọ̀nà yẹn lórí yóò wá sí òye ọjọ́ tó bá já rẹ̀ bá ń lọ Ramadan wọn ló bá wá lọ wọn máa gbèjọ àti ṣẹ́kẹ́ni. báwọn kan ṣe sọ òun náà nìyẹn wọn torí pé ó ti wà ní kò nira wọn bẹ́ẹ̀ náà wà nígbà mímú bẹ́ẹ̀ náà ẹ̀ tí ò ṣiṣẹ́ tó le ọwọ́ àti pé èèyàn gbáwẹ̀ ó yá wẹ́dà tí èèyàn ti gbà yẹn lé ó wá ní stéèjì kan tí ó bá kúrò tí ó bá ti kéde wẹ̀ yóò wà nínú ti yẹn pé kí wọ́n dá àgbàdo tán wọ́n ṣe kéde. nínú ẹ̀ náà ni àwọn tí a fọ́ sí jẹun wọ́n ṣe kéde àwọn kan bẹ́ẹ̀ India ìdọ́dún méjì ọdún mẹ́ta sẹ́yìn tí a ń pọ̀ sí ìjẹun ramadan wọn láti ti bínú bí wọn bá bọ́ sí yẹn kẹrin kò lẹ́sẹ̀ tó ń dábàá lọ́tàn ló ti kẹ́lẹ́. nínú ẹ̀ náà ni ẹni tó jáwèé látara tó fẹ́ gba ẹnìkan náà pápá ẹni sè èèyàn máa wẹ̀wẹ̀ ọkọ̀ kọ́ wa dojú bí ọkọ̀ dojú bí dojú dé àwọn tó sì ń gbà tó bá náà wẹ̀ ọ̀dàgbára rẹ̀ ọ̀sàlẹ̀ jẹun wọ àwọn sí inú omi ọlọ́dọ̀ àwọn èèyàn tí rọ̀bìnà bá lọ́dọ̀ ọjọ́ yóò ṣẹ́gẹ́lẹ́ tàbí ilé wúlẹ̀ rẹ̀ lórí tàbí tó lọ́la pé afẹ́ gbà àwọn èèyàn lálẹ́ àwẹ̀ tá a wá gbà yẹn wò ní fún alókun ara káfí gbà wọ́n là fún ọjọ́ yẹn àwọn akọ́ni ṣẹlá ní ṣẹ́gẹ́lẹ́ yọjà àwẹ̀ ọjọ́ yẹn ìnáwó ní alimọ́nkì alimọ́nkì ẹ̀tọ́ gbà yàn lẹ́yìn tó fẹ́ àyè nínú parun eléyìí òun náà ni àwọn kan tí àwọn àbá sọ àwọn táwa ń gbà yìí kí ló bá àwẹ̀ jẹ àti rẹ tí ó bá àwẹ̀ àjọ àti ìṣẹ̀lẹ̀ ayọ̀dá fún àti ọ̀sán àpàdà àti sọ àti ọ̀sán àpàdà àti sọ adálẹ̀ kó jẹ ṣe àti sọ ẹni tó gbé ó kó yóò tún sọ padà àti sọ kí wọ́n á ní máa ń bá àwẹ̀ jẹ àwọn ọkọ̀ tí máa ń bá àwọn ẹjẹ́ gbogbo nǹkan tá a ti bá ti ń wọnú ti ń gba bí tí ewu wà wọ ara wà wọn sọmáyé àbí àwọn kan tó jáde lára àkàtà máa ń bá àwọn ẹjẹ́ wọn fà wà kọ sí wẹ́wẹ́ àkọ́kọ́ ń bẹ àlẹ́ àkìlú wọ̀ṣù àlẹ́ àkìlú wọ̀ṣù àmì àmì dàgbà ọ̀gbà mílẹ̀ kéèyàn káàdì káàdì jẹ káàdì kúrò kéèyàn ká lòdà àbí ọ̀sán lòdà kéèyàn kájìkájì jẹun kéèyàn kájìkájì mu lọ́sàn lòdà ó máa ń sékè ní ó máa ń bá àwẹ̀ jẹ́ ó yà jù pé ó ṣe sí jẹun ó ṣe sí mu báyìí bá ti ṣẹlẹ̀ rẹ̀ àwọn kan máa ń ṣẹlẹ̀ sí wa lókè tó máa ń ṣẹlẹ̀ sí wa ẹ ti máa ń jẹ bisikíìtì tí máa ń yí láti bàbọ̀ tí máa ń lá suit tí máa ń jẹ òbí ìwọ̀n lápò abẹ́rẹ́ pẹ̀lú pẹ̀lú ẹ máa ń jẹ pa abẹ́ẹ̀kọ́ ni ẹ máa ń jẹ dàbí náà ọkùnrin ti ju mẹ́ta sẹ́nu ló ti jẹ tán lẹ́gbẹ̀ẹ́ bàtà lóko àbúkẹ́ lọ́ta yìí ọjẹ ọjẹ ni gbogbo náà sì yá lẹ́gbẹ̀ẹ́ bàtà kí ni dájú ẹ̀ alimọ̀tò sọ́nà ńgbẹ́lẹ́ ká bá gbàgbé ìjọba tó mú ọmọ bá ọ̀rẹ́ lọ ọlọ́run ló ń jẹ ọlọ́run ló ń jẹ ọlọ́run ló ń jẹ lọ́dọ̀ ìmọ̀mù sáàbì wọn máa ń balẹ̀ wọn máa bọ́ àlefa láàkọ̀dọ̀ àlè láàkọ̀dọ̀ òní sàpàtà pẹ̀lú ọ̀dọ̀ máa màlìkì òní yàkùnlẹ̀ èjì yàtà lọ́dọ̀ màlìkì yàkùnlẹ̀kì àlẹ́mẹ̀ òní kọ́ sàn àwọ̀jọ́ kẹ̀kẹ́ padà láti mú ilé ìgbò láti kéde ṣùgbọ́n ìpínlẹ̀ kejì lọ́dọ̀ àwọn afẹ́sẹ̀ kò ní sẹ́kẹ́lẹ̀ yìí nínú kan tó tó ń bá àwẹ̀ jẹ́ òun náà ni àríkìsìpá amúdán kíyàn wá ibi ìyẹn sí kíni wá ọ wọ́n yẹ tọ́gbọ́n náà fún kan mo ibi bá wá ara rẹ̀ yọ kàn tú dànù yóò sì yọ nǹkan kan máa wẹ̀ bala wẹ̀ aw kuru jumani isa waten kí nǹkan tí máa di ọmọ lára ọkùnrin àti obìnrin tá à ń pè ní àtọ̀ kó jáde lára ọkùnrin àti obìnrin tó mú àdùwà mú àdùwà ṣáwàtì ó mú kiri wá tó pé màní a máa jáde lára ọkùnrin àti obìnrin tí ò ní má dùwà ìgbà mi bẹ tí kan jáde àbáṣẹlẹ bí lójijì a máa ṣẹ̀ṣẹ̀ lómi nǹkan kó sì jáde lára ẹ kó sì jáde lára èyí ò mú kí ni wá kò sí kí ni wá lọ́pàpọ̀ ni tó tutù bá mú tún gbọ́ mi àwọn tó tutù máa mú gidi ó bá máa mú yàn kí nǹkan ọgbọ́n yẹn máa jáde lára rẹ̀ kí nǹkan máa jáde lára rẹ̀ irú àyàn kò sí kí ni kò má dùn wá gbogbo yẹn kàn fọ́ ni kẹ́kọ̀ọ́ máa wẹ̀ rẹ̀ ó dàbí pé látara yín pé wọ́n kì í wọn wọ́n romance ló bá ń segin ni àwẹ̀ segin ni báwo ẹjọ́ kan náà yìí oṣù méjì kan ọjọ́ kan náà ni <laughs> tàbí ronú tàbí wo fọ́tò táwọn ìwà fi mú tí n ti lọ́mọ́ fi jáde lára rẹ̀ àwọn ẹgbẹ́ náà ti kéde ó ti kéde tó rọmọdé àbá gbàgbà bẹ́ẹ̀ náà lẹ́nu tó yẹ ti múná masọ̀tún ṣàkínà a máa ń wá kí nǹkan ọkùnrin jáde ọmọ ẹlòmíì ọ̀sẹ̀ ni ẹlòmíì sì kan ẹlòmíì kódà àwọn méjì ní nǹkan kan jẹ́ ń tẹ̀ ọba bẹ́ẹ̀ tí wọ́n máa ti bá bẹ́ẹ̀ nígbà tí ọkùnrin bá wọ́n sùn ní. tó bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan tí ìdánmọ́ fi jáde lára rẹ̀ wọ́n ti bàjẹ́. gbogbo ẹ̀ kọ̀dá o ẹ̀ṣẹ̀ ńlá ni o ara orí inú sùúrà tó mú mi nù ìgbàgbọ́ wàrà dáníkà ọ̀la ìka múnà àdú. gbogbo ẹ̀ bá tó wá ọ̀nà kí ọkùnrin jáde ní òun jáde yàtọ̀ sọ́nà alọ́kọ̀ọ́ká níyàwó lọ́dọ̀ tó kọjá lọ́dọ̀ màlìkí àwọn haram ìwọ ó di nǹkan mélòó márùn náà nínú tó tún bá wẹ̀ jẹ́ o náà ni kòrójù dámìlà ayé ni wà nípa kẹ́ẹ̀jẹ̀ oṣooṣù jáde lára obìnrin àtẹ̀jẹ̀ ìbímọ ọmọ bá wẹ̀ jẹ́ pápá ní ìsìn ọ̀sọ́bà ilẹ̀ ìdíkùn olóyún àmà gbà wọ̀ ó ń gbà wọ̀ ẹ̀ lọ ó ìfẹ́ tó bí bẹ́jẹ̀ ìbímọ sí ìfẹ́ sí jáde lọ ìgbẹ́wọ̀ àgọ́ méjìlá àwọn ẹjọ́ ìṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn ìjọba ti dé àwọn ẹ̀sìn ìbàjẹ́ kó dà kó ìṣẹ́jú márùn-ún ká sí i ilé ti bá ara sẹ́mi ní ìsinúntó ó wá kú five minutes to seven ó wá rí kùsùsù àwọn ẹjọ́ ìṣẹ́kẹ́ ní ó gbọ́dọ̀ dọ́gbọ́n sí o lọ́pọ̀ Ramadan ni ti ní gbèsè àwẹ̀ ní nínú kan tó tó ń bá àwẹ̀ jẹ́ òun náà ni kí èèyàn dà níyàn Kan ni lè pè lọ́gbà wẹ̀ mọ́. Ǹjẹ́ gbà wẹ̀ mọ́? Ní a máa sọ bá kí ló dé? Ní ọgbà mọ́ náà ni. Wọ́n ló fẹ́ gbà padà. Ìgbà tó ti sokún ọgbà mọ́ yẹn. Àwọn ẹsẹ̀ kẹ́ni. Tí wọ́n dábàá lọ tán. Tàbẹ́ lọ́lọ́wọ́ sí Ìsìlámù mọ́. À gbà wẹ̀ lọ́wọ́ ti máa ará bí bá ṣe wá sí fún ọlọ́ba bá wọn lọ. Ní abáyé ní olóòsì Ìsìlámù mọ́. Ẹ wá sí wá sí wá padà àwẹ̀ tí ó bí ìdájọ́ fún ìsìlámù ẹ̀ ẹgbẹ́ náà àwẹ̀ ni àwẹ̀ ṣe kẹ́lẹ́ yóò wá tún ìsìlámù ẹ̀ sí yóò ṣe kẹ́límà padà kó tó tún bàbá àwẹ̀ lẹ́yìn náà nínú kẹtọ́ tó ń bá àwẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn àbá òun ni abẹ́rẹ́ tá a gbà tó dínkù oúnjẹ abẹ́rẹ́ tá a gbà tó ṣe kẹ́lẹ́ àwọn abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ẹ̀ má ti gbà láti ẹ̀jẹ̀ mi o yàtọ̀ bàbá ẹ̀ mọ́ ńlá o ó lọ múra owó èsì nínú àwọn tábẹ́lá lọ múra ní ìsìn àmọ́ ń gbàbẹ́ ra rẹ̀ bàbá ẹ̀ lẹ́yìn ọgbà àgbà jíkì oúnjẹ jíkì àná gba omi ní drip o ìlú wọn àbọ̀jú drip àwọn ẹsẹ̀ kéde ó bá wẹ̀ jẹ nínú àwọn lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀sì bẹ́ẹ̀ náà ni èèyàn gbà wẹ̀ lọ lọ́wọ́ àyàwó rẹ̀ bí ọwọ́ aago mẹ́sàn-án àárọ̀ ló yàwó rẹ̀ ẹ wá gbé lọ sí ọsibítù ẹ bá tọ́jú ẹ ẹ máa ń lo àgùnkùn ó ń lo àgùnkùn ẹ máa ń serúkú yàgùn ẹ bá sì wà nọ́mà ẹ bí aago mẹ́ta ọ̀sán àwọn ẹjọ́ yìí ṣégede tó rọ̀ dábàá lọ́tàn. bẹ́ẹ̀ náà ni àwọn afáàgbà yìí pé ẹjọ́ bá dákú ó dákú nù àwẹ̀ ó dákú lọ́wọ́ àárọ̀ bá ti dọwọ́ ọ̀sán ọ̀tà yìí àwọn ẹjọ́ ṣégede eléyìí ó náà ní díẹ̀ nínú àwọn kan tí ó bá àwẹ̀ jẹ́ ẹnẹ́ wo mo dájú sọ́ba látọ̀rẹ́ nínú wáṣí wọ̀wọ̀ ni lánà ta ló rántí tọ́pìkì lánà ti tọ́pìkì wá dáńsẹ̀ wọn kà wá àbúlámẹ́ẹ̀dẹ́ kà wá bínú àtọ́ kà wọ́n ní tìmù tọ́pìkì ta ló rántí tọ́pìkì. صيام رمضان أحكام وآداب ìmọ̀gbé. Ìwé bàbá yẹn sọ̀rọ̀ adóhùn nípadà àkàmù. Díẹ̀ nù àkàmù. Wọ́n abẹ́ wọ́n sórí àyà. Tàbí parí wàásì ti ìní. Gbogbo dáhùn sọ̀rọ̀ padà àkàmù. Àkàmù púpọ̀ wàá àdá ìpè àdá bù sí à àwọn ẹ̀kọ́ yá yìí dá fi gbá wẹ̀ ẹ̀ rí nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní sọ́ọ̀ Ramadan sọ́ọ̀ ìsà oṣù Ramadan oṣù àtúnṣe ẹni ọba gbá wẹ̀ pẹ̀lú àká tó bá gbá wẹ̀ pẹ̀lú àdá iná ìbàdàn ọba ẹ̀ ń wọ́n sọ yìí nísìnyí ẹ̀ bẹ́ẹ̀ tó bá gbá wẹ̀ pẹ̀lú ojúmọ́sọ yẹn yóò sọ̀rọ̀ ayọ̀ abẹ́lú sọ́ra ẹ̀wò sẹ́jọ́ òṣè kò sí kọ́mọ concentrate a ní focus a mọ̀ pé òun gbàṣẹ́ oṣù yìí o èso oṣù eré o lẹ́yìn náà ó wá kú àwọn àdá àkọ́kọ́ nínú àwọn àdá òun náà ni Hiyo ni asafu. Asafu haja sana. Akili safu inu adabu siamu. Kenya sikini. Kenya sana. Inu adabu. Mwa ba Kenya yujuri na anabini tasaharu fela bisukuru baraka. Anabini ema jesari yo. Tudad barika anabini kajesari. ẹ̀kọ́ àkọ́kọ́ nù kò sí àwọn pé mi ò jẹ́ sáré kódà níbi sọ́mi kó ní wàlẹ̀ ojú láti mi máa kódà pé gẹ̀ omi kaba ìdóhùn ṣé kí ni ìsáré ẹ̀kọ́ kan dísípìlì ẹ̀kọ́ yá yìí ọ gbọ́dọ̀ gbà wẹ̀ láì jẹ́ sáré àfikún nídìí ẹjọ́ jẹ́ sáré yóò dànù mọ́jú àbí dànù mọ́jú lẹ́yìn náà wọ́n bẹ̀ kí sáré wa kálọ́ lára ẹlẹ́ẹ̀kejì oníní àlìkùtọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nù kásínú ẹjọ́ òsì lọ́mọ sọ́kà ló rọ ọwọ́ àlùbẹ̀ ká tètè sínú lẹ́bìrì àwọn tá a Saudi ó yàtọ̀ sí Nàìjíríà mi wọ́n á ti lọ́ máa wò ó ní wọ́n ti wọlé báyìí yóò ní àwọn àlejò ojú ìsù ẹ̀ látàsí láti jókòó láti máa wó jẹ látàsí ìdíkàdé òfin jókòó tẹ́ máa wó jẹ sí báyìí. ema eh, nwụra nwụra nwụra nwụra nwụra nwụra inú àdáàbò ó di mélòó tábà bẹ sínú abẹjẹ sàárì wọn kásá àdúrà agàgà sínú anábìlẹ bẹ fọ aláwẹ àdúrà lọba ṣe Ọlọ́run ní dápadà Ọlọ́run Isinu yọ gbà inú ẹ̀kọ́ ìsínú ọwọta ya bàbá jó àwọn ọmọ náà kọ ṣàdúrà ẹka wọn ṣàdúrà ọjà ti gbà ọgbọrọ ṣàdúrà ọyà ṣàdúrà fáyọ ṣàdúrà sílífà ṣàdúrà àwàdàwà jíwìí làwọn ṣàdúrà gbẹ gbogbo ń dàbà fẹ àwọn akọ àwọn ọmọ ládùúgbà àdúrà àwọn adua àdúrà ìlú àdúrà àgbáyé alákẹjá bí kàtọ́ ọ̀dà àṣẹ nínú ẹ̀ náà ló ní pé nínú àwọn àdábùsíà òun náà ni alima ayé sẹtuma alukuhani kẹrẹ kaba alukuhani do kaba alukuhani do nínú yẹ e ni tilawa ta kama ké nínú yẹ e ni kada kura kama rosi tafsira kama gba ayé wele kama lọ nínú abọdọ ní ti yàn ké ramadan alukuhani kẹrẹ o da ké yàn baari ramadan yàn ma kẹ alukuhani kan wàjà musulmi o ta yàn yàn alukuhani kan nínú àwọn àdìyàwó nínú àwọn àdáàbò náà ni pé ìsọ ìka rẹ ni ìwòkuwò ìgbọ́kúgbọ̀ ìsọkúsọ anábì ní ààrùn tó ń dúró ọ̀jẹ́ mi òun àwẹ̀ làwọn tá a gbàgbé karama lè gbà nínú àwọn àdáàbò sí à oná ni oná ni àwọn asika kápọ̀ ní asika kápọ̀ ní dùwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nu kàtó wọn jẹ́ sí olóore kásìlóore àgàgà the last ten day. Ramadan tọrọ sọyìn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn àdàbò yẹn pọ̀ tí àwọn afáàkà gẹ́gẹ́ bí àsìkò tí a lè sọ gbogbo ẹ̀ tán tá a sọ wá pé ní tá a bá gbìyànjú tá a lo àwọn òfin àwẹ̀ tá a gbìyànjú tá a lo àwọn ẹ̀kọ́ àwẹ̀ á rí pé àjẹ́ àtúbí inú ọkàn wa lè pé ńgbà tí wọ́n sọ ọ̀wá ìlú síyà inú àwọn nǹkan tí ẹ̀ àwẹ̀ tí ó jẹ́ àǹfààní ẹ̀ á rí àwọn fàáyé lò lò híyẹ̀ tó jẹ́ ti dàgbàsókè ẹ̀mí ìbẹ́ńbẹ́ olùkíyà tó jẹ́ ti ìwà ọ̀nbẹ́ńbẹ́ sẹ̀híyà tó jẹ́ ti àlàáfíà ọ̀nbẹ́ńbẹ́ ìsìmáyà jẹ́tọ́ ti àwùjọ ọ̀nbẹ́ńbẹ́ sàkọ̀fíyà tó jẹ́ ti ọ̀làjú ọ̀nbẹ́ńbẹ́ ìdàríyà tó jẹ́ ti ètò ọ̀nbẹ́ńbẹ́ àwọn ẹ̀kọ́ pọ̀ mẹ́rẹ̀gẹ̀rẹ̀ tó bisi wa lára ìtàn sọ pé sọ̀rọ̀ mọ̀dán sira òṣùwọ̀n àtúnṣe ni ntí ntí apàdà tabajáde kó lọ mọ̀dán yẹn à ń rí pé di àtúnbí nínú ọpọlọ nínú gbùwà nínú ṣe ló ṣe pé ó dàgẹ́ bí sẹ́mínà ni sẹ́mínà sẹ́mínà oṣù kan lọ́wọ́ gbẹ́ka ìfọ̀ àwọn mùsùlùmí twenty nine days or thirty days àbí ọlọ́ba àdìgbọ́lá ìta sọ àdá ìtọ́sọ àdá lọ́pọ̀ dáadáa kí á sọ dáadáa bọ́ọ̀lù múra ládàá náà sọ́mọ́nà kìlá mẹ́rin ṣẹlẹ̀ láàrin àyíká àṣẹ ìfọ̀jọ̀gbọ̀n